الحمد لله وكفى والصلاة والسلام على من لا نبي بعده نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدقفوا الله سبحانه وتعالى أتروا أدقوا كاتي قفوا النبوة محمد صلى الله عليه وسلم إلي تكبر وصنوا بخطباتني لما يواني نوسي هنا لا وقتات من شرعي فراوة tí kèkè ń ṣe ní tí kèkè ń ṣàná àtàmọ́ ń ké lójoojúmọ́ nípa ìjọrin èèmọ́ tẹ̀lé súnnà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam àti ìjìnà sí gbogbo tó bá ti ń pè ní àdádálẹ̀ nínú ẹ̀sìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ẹ̀yẹ̀ mọ̀ yá mi nínú ẹ̀sìn ẹjẹ́ ká kọ́kọ́ lọ máa wíkí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó rán òjíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bẹ́ẹ̀ kó ma jẹ́ ọ̀nà ẹ̀mà kó ma jẹ́ àlàyé gan fún àwa mùsùlùmí ọlọ́wọ̀ wá gba ẹ̀mí ànábí sallallahu alaihi wasallam àfìgbà tó tó yẹjú tí ọlọ́wọ̀ bá torí ẹ̀rẹ sáyé ló jẹ́ gbá ànábí sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bá wọn sọ̀hábà gẹ́sẹ̀ ń jẹ́ tó fi kankanlẹ̀ tí bá ṣe kó sàlàyé fáwọn sọ̀hábà báyìí lásìsíhù báyìí lásìsíhù báyìí lásìsíhù ọlọ́wà sọ́nù mo dẹ̀ ti parí dẹ̀ra mi léyìn lórí mo wáyọ́nú sí ẹ̀sìn islamu yìí mo yọ́nú rẹ̀ sí fún yín ẹ̀yàn àyà mi nínú ẹ̀sìn àníbà Muhammad sallallahu alaihi wasallam lẹ́ni tí kèkè ń sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́nú wáhí tó bá dé bá fánàbí sallallahu alaihi wasallam òun wọ́n fi sallallahu alaihi wasallam ti wájú yíwa pé tó ń bá ti lọ tán o àwọn ènìyàn sallallahu alaihi wasallam nígbà tó wà láyé àwọn tààrẹ sì wà wọ́n sì jó lórí pé àlẹ́sìn yìí ò ní tàn ká nígbà tó yá ojú tì wọ́n ẹ̀sìn yìí tàn wọ́n sọ ká nẹ́bí okú wọ́n mọ̀ kí tánẹ́bí bá ti kú àwọn orí bí wọlé láti bá Islam jẹ́ látinú ànẹ́bí tí wọ́n mọ̀ kí ó àwọn kẹbá yóò padà máa jẹyọ nínú àlùmọ̀ yìí ànẹ́bí ò wá fi wálẹ̀ sínú òkùnkùn ooo ànábì òfúwálẹ̀ ànábì àjò yíwa pé àwọn ènìyàn bọ̀ wá o wọ́n padà mọ́ ẹ padà mọ́ rí wọ́n ma pín ẹlẹ̀ ẹlẹ́ eléyìí oníbò sí lẹ́mọ́ sí tó ní eléyìí oníbò sí fẹ́ ní elélówó sí báyìí ànábì ló ní àṣẹ báyìí lọ́wọ́ ọ̀fẹ́ tó wó ànábì ní tẹ́ bá ti rí wọn bẹ́ẹ̀ ẹ jìnà sí wọn o ẹ wá bá ṣe gbogbo tàṣì tí yínyìn tàfi ṣẹ́sìn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kò sí ìtí ọlọ́wọ́ bá kọ́ wa kò sí ìtàlẹ̀ bí ò kọ́ wa mẹ́ sallallahu alaihi wasallam kí wá ní bùkátà ta ní sí àdádálẹ̀ ibi tẹ́ ti mọ̀ ní pé àwọn aládádálẹ̀ láwọn tẹ́já wọn níbi dáwọn wọn ò ní èrò kán tí ẹ bá ṣe kọ́bẹ̀ tó bá jẹ́ pé lẹ́yìn kó ànẹ́bì ìmìnà dédé kí n gbé tèmídé mo lédé kí n gbé tèmídé eléèrè dédé kó gbé ti ẹ̀dé tó bá jẹ́ bẹ́ẹ̀ ni dígbí pé lẹ́ni tẹbákọ́ mùsùlùmí 100 jọ gbogbo okùn ọ̀jọ́ra tó bá jẹ́ pé oníkálùkù láǹfààní àti ni kí wá ní ìdí Muhammad sallallahu alaihi wasallam ànẹ́bí ò ní wúlò nù ìdí kígbà tó tún lọ tán èyí gbogbo tún lè mú nǹkan mí ìwá tó yàtọ̀ sí tó mú wá dẹ́ kí wá ní bọ́lọ̀ wá rẹ sí kí wá ní nígbà tó ṣe pé ìbílẹ̀ lè fi làákà ìtẹ̀mí owó àsìkọ́lọ̀ bákan fásikò wá sófù bó ṣe ń rádẹ́gbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ẹ̀yẹ̀mọ̀ yá bí nínú ẹ̀sìn ilé ni makọ́lù hal àwọn ahlil bid'a tó ti kọ́ ní máa sọ nǹkan mi lórí ahọ́n lẹ́yìnwà tánà bí wá kútán láyé àwọn sọ̀háàbà in tánà bí sọ ó wá bẹ̀rẹ̀ sí ní máa ṣẹlẹ̀ àwọn ẹgbẹ́ kan wá bẹ̀rẹ̀ sí ní máa jáde wọ́n kí o ní àsàbàíyà ẹni tó wà tó jẹ́ mọ̀ ṣíwá hádì ìrẹ̀fẹ́kọ́ òun ni àbí ṣíwá hádì ìrẹ̀fẹ́kọ́ òun ni tán pè ní Abdullah bin àmọ́ kí ní ibn sauda fahimnahu munafikun wallahi munafiki ni kò fìgbà kan jẹ́ musulmi ó wá ní hekdo lórí ad-dawlatil islamiyya wal muslimin ìkórìíra wà lọ́kàn rẹ̀ fún ẹ̀sìn islam bó ṣe wọnú ẹ̀sìn islam nìyẹn pẹ̀lú àníyàn láti wú ẹ̀sìn islam láti inú ó bá wọnú islam látara rẹ̀ làwọn ẹgbẹ́ méjì tán dàmú wa láyé dè ní ibẹ̀ ni wọ́n ti jáde àwọn làwọn Rawafid àwọn tó máa ń ṣe pẹ̀lú àwọn sàhábí gẹ́gẹ́ bí àwọn khawarij àwọn terrorist tẹ́mọ̀ ju bọ́ọ̀bù káàkiri àtàwọn ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ táwọn náà wà lórí àwọn ìwòrí àwọn khawarij gẹ́gẹ́ bí al láwọn tán pé ní Ikhwanul Muflisin ìkan náà olórí wọn Sayyid Qutb qabbahahullah òun praise revolution tí Abdullah bin Saba tó sì against Uthman al-Khalifa tó Rashi kíyàn ma yí revolution tán sí against àwọn sọ̀hábà wọ́n rí vote against Uthman wọ́n padà dẹ́mi Uthmanu légbodò nígbàtí ń ka Kùránì lọ́wọ́ ni àwọn kẹ́nìkẹ́lẹ́ ni ó ní tán sí ohun tó dá ní Allahu Akbar kabir ṣe wọ́n tó wá ń sí méjì pé ẹgbẹ́ yìí kọ́ bàbá lẹ́gbẹ́ burúkú ni ẹ̀yàn mọ̀ yá mi nínú ẹ̀sìn lẹ́yìn àwọn ẹgbẹ́ yìí kọ́ láwọn kan bá tún jáde àwọn kọ̀dàríyà àwọn ní òsìn tán pín kádàrá àwọn kan bá tún jáde àwọn mọ́jíà wọ́n ní ọ̀kan ìgbàgbọ́ wà gẹ́gẹ́ bọ́ sí mọ́ ń gbọ́lé nínú ọkàn nígbàgbọ́ wà kódà èyẹ́ lè máa pààyàn kó máa jalè kó máa ṣe tó bá wù ú ẹ̀ tí ó bá sà ti ní lọ́kàn ọlọ́run nìkan ló mẹ́jì tí ń ṣe ohun wọ́n ti jáde látàrí àwọn sọ̀hábà kì í ṣe ní wọ́n jáde léètàn mùsùlùmí sọ lé ní kákàkiri ẹ̀ kí ni ọkàn ló wà kódà lómi wà tó ṣe kó lè máa sábúrú ní àpárẹ́gẹ́ ìmọ̀ ìta bú ní ṣe àmọ́lọ́dọ̀ ọlọ́run òun gan lọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù á tẹ̀kẹ̀ dáàbùn kẹ̀ dáàbùn aṣẹ́rẹ̀ ọlọ́bọ̀ ò nífẹ̀ẹ́ sáwà lágbúrú ẹ̀dá tó bá jẹ́ pé nǹkan gidi ló wà nínú ọkàn rẹ̀ ní iṣẹ́ gidi ní ó máa jáde lọ́wọ́ rẹ̀ àmọ́ wá ní iṣẹ́ burúkú jáde lọ́wọ́ rẹ̀ wá ní tó dálúgbé sínú hadha kadhibun sarih ayyuha al-muslimuna ibadallah lẹ́yìn ìgbà yẹn àwọn tọ́ífà láyé àwọn tàbíhùn làwọn súfí jáde láwọn tọ́ífà tán pè ní súfí lẹ́yìn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n jáde ní ọwọ́ gbẹ̀yìn àtẹ́mọ̀ àwọn tàbíyún ìgbà tó jáde àwọn tàbíyún ankaru alayhim tó kú kílẹ̀ ṣe yìí èwo tún lélẹ̀ yìí èwo ni ká dákẹ́ kamara fi ṣèjọsìn ká dákẹ́ lọ bọ́sẹ̀ bẹ̀rẹ̀ nu àṣẹ́jù ka ẹlùmí ọkà dákẹ́ ìmí ní olébì oníṣẹ́ báyìí má lọ́kà nípa tọ ìfàtò sùfíyà ló jẹ́ pé dè ní àsùfíyà lọ́bìnrin lọ́wọ́ pé láfùdù kódà níbi lọ́gọ̀ gan níbo ni ìṣtíkọ́kù bólẹ́tí bólẹ́tí sé láfùdù wo nínú àwọn alfáàgù ṣẹ̀ríyà ní súfí ti jáde kò síbi tó ti jáde tójú àsúf òwú ó tán òwú náà pè bẹ́ẹ̀ àsùfíyà nítorí kan sì máa ń wọ́sùn òwú nígbà òní ẹ̀pẹ̀ ó kọ́ lálẹ́ Allahu akbar àwọn tó ifá yìí ní òyẹ̀ wọn òpò lẹni tí ń jáde lẹ́yìn àwọn tó áìfù yíwá ní láàrin ara wọn tó wọ́n pín yẹlẹyẹlẹ wọ́n wá jẹ́ kálù ummah Islam máa pọ̀ sí ní pépé ẹwà ìmájẹ̀ kí gbogbo wa dùnkù ti súnnà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam kò ní kálù kúdó pé ìwọ́n tó bá fẹ́ sọ ọ̀rọ̀ ọlọ́run làwọn fẹ́ gbọ́ ọ̀rọ̀ ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam àti bí àwọn sahaba bí wọ́n ṣe gbọ́ yé àwọn tó ṣe gbọ́ ni wọ́n gbọ́ ẹ̀sìn Islam yé jù o gẹ́gẹ́ la fẹ́ gbọ́ tó ní kálùkù ọba dúró ti báyìí ni kò ní máa sí ìpínyẹ ilẹ̀ ilẹ̀ nínú àdúmà oníkálùkù wà lórí súnà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam nígbà tó yá àwọn àdádẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí ní níbi àwọn tó ní ṣe pẹ̀lú àwọn usúlù ẹ̀sìn gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ àwọn tó jẹ́ àwọn bí ọ̀rọ̀ tàwíìdì gan bí àwọn ìlàhíyàt òdìpá àwọn kan dé láwọn jàmíyà àwọn Mu'tazila àwọn lọ́lọ́bà olókọ̀kù ní ròyìn ìgbàwó wọ́n bẹ̀rẹ̀ sí ní ma takò ọ̀pọ̀lọpọ̀ nínú tọ́lọ̀bá ti fi rinlẹ̀ fún ààrẹ nínú Qur'an àti tánàbí ti fi rinlẹ̀ fọ́lọ̀bá nínú Sunnah gbogbo ẹni wọ́n gbogbo ti tán ilé ìyọ́rọ́ wa kallama Allahu Musa taklima wọn lọ́lọ́run sọ bẹ́ẹ̀ reality ò Jahmiyya làwọn nínú àwọn tó wá jẹ́ àwọn àdáadáa tó wá pọ̀ láwùjọ lẹ́nì ọmọ ìyá mi ní ọ̀sẹ̀ o ní pé a ní láǹfààní àti sọ gbogbo ẹ̀tán àmọ́ bá ṣe máa mú lórí díẹ̀ díẹ̀ náà nìyẹn títí bọ́yọ́lá ọgbọ́ the first of Muharram wọ̀láyà àdáadáa tó ní agbára lélẹ́yìn kò ìṣẹ́ ń ta fẹ́ fi rú ẹjọ́ wọ̀láyà tójú tó ju àwọn ẹlẹ́bọ́lọ́ àwọn ọdún kan wà tó ṣe pé kò tí ẹ̀ kìí ní ìsinẹ́dì gẹ padà sáwẹ̀ ní rẹ̀gẹ́ kéèké bí àwọn nǹkan tán ti wá bí fọ́ wa bí àwọn ànábì Musa àbí ànábì Nuh àbí ànábì Ibrahim lójẹ̀ tí kọ́kọ́ ṣe rí kìí sí àwọn ẹlẹ́bọ gẹ́nà mọ́ ṣe ta ló ní ká mọ́ pẹ́ àwọn àsìkò kan lé nígẹ́ àsìkò tá àṣẹ̀ṣẹ̀ wọ́dún tuntun ní àṣẹ̀ṣẹ̀ wọ́kíní kan tuntun ta ló ní bí èyí sàwọn ẹlẹ́bọ ta ló ní ká mọ kọ́jọ́ tó bí wálé ẹ̀rọ aláǹsẹ́ bẹ́ dé ìnínà bí mi ó wá wà so special wallahi súnà yíò kọ́ súnà tó lùkù ṣìrìkì ni súnà rẹ̀ lẹ́bọ̀ ni lọ má nẹ́bí ọ̀nà bá kọ́ àtúnṣe ó yẹ ká ti bóyá Greek ọ̀dọ̀ Latin ọ̀dọ̀ àwọn Romans Hindu púpọ̀ ní ẹ̀ ọ̀dọ̀ àwọn tó ti wá ó kẹjẹ báwọn èèyàn mi àwọn èèyàn kàkẹ́kẹ́ tí wọ́n a mùsùlùmí lè ní wọ́n sàgbúwa sáyé mùsùlùmí lè ní ó àmọ́ káwọn ma hakíkọ́ ìsìn tán ṣe àwọn yóò ráyè alhakumu takakum hatta zumtumul makabir asá ń kọ́ ẹjọ́ kọ́ ẹjọ́ kọ́ ẹjọ́ lókàn wá títí tó ní kálùkù fi ń padà sínú sàárè àbìkítà láti mọ̀ nípa ẹ̀sìn wa gbogbo tàà sọ yìí kò jẹ́ tuntun ibi tá bá ti mọ̀ nípa ẹ̀sìn ni ẹlẹ́mìnigbà ìwò ní tuntun tó tún sọ kẹ́ẹ́sẹ̀ ìwọ ló ní àsìkò láti kẹ́kọ̀ọ́ nípa ìsìn rẹ ló fi ń rò bóyá tuntun ni wọ́n ń sọ kamala ń ṣe ọdún maharam 1 ìgbà ló bẹ̀rẹ̀ ọdún tí ó ti dó bẹ̀rẹ̀ tí ó ti lè ju years lónìí bóyá gẹ̀ló tó bẹ̀ Allahu Akbar kò tí tó 100 years ìtú ẹni bá ní bí òmọ́tán pẹ̀fẹ́ àwọn sàhábà ò mọ́ àwọn tàbíyún ò mọ́ àwọn àyíkmà gẹn tántẹ̀lé táwọn la fi jọ ibùn bá rẹ̀ kò mọ́ táwọn la fi jọ nínú àwọn ilé rẹ̀ síwájú tà náà yẹn àbí ìsìláàmù táwà ń ṣe lénìí ṣé kìkì ń sọ náà ni ìsìláàmù tá nábì mú wá mọ́ni kí ló tó fi ṣẹ́gbé lénìí tẹ́bá mú mùsùlùmí jọ mùsùlùmí lè ẹlẹ́ kankan 50 lára ẹlòmí tí tá nábì mú wá ìsẹ̀fí ń ṣẹ́sìn a sì ń kà lójoojúmọ́ pé wà khairul hadi hadi muhammadin sallallahu alaihi wasallam nínú àwọn dáadáa tó wà láwùjọ wa yẹmọ̀ yàmì nínú ẹ̀sìn tàbùdọ̀ mójútó tíyẹ̀ sí gbọ́dọ̀ pálẹ̀ rẹ̀ òun náà ní ká mọ̀ ní pé a ń ṣe ayẹyẹ àwọn ipé a ń yẹ́yìn òkú padà a ń sòkú a ń ṣe gbá a ń sàwo ẹ̀yọ̀ màyá mi nínú ẹ̀sìn ẹjí ká lọ̀mọ́ kí gbogbo tá ń ṣe yíò a ń kóyà jẹ òkú ni nínú sàárè gbogbo ta bá ti ń ṣe tó bá ti ń bí ọlọ́ọ̀bá nínú tó sì jẹ́ pé ẹni yìí náà inú sàárè ni nínú iṣẹ́ tó ṣe kalẹ̀ ní òun náà mọ́ jẹ yáre Allahu Akbar ẹ̀yọ̀ màyá mi nínú ẹ̀sìn ọmọ ànẹ́bì mẹ́fà lókú èwo lẹ́gbọ́rí bá nẹ́bì ṣe fìdáwẹ̀ ọmọ ànẹ́bì mẹ́fà ló kú èwo lànẹ́bì ṣe jọ mẹ́ta èwo lànẹ́bì ṣe jọ méje ń bẹ̀ èwo lànẹ́bì ṣe 40 days àtúnṣe one year àtúnṣe ìnáwó jáde opó kí ni túnmọ̀ gbogbo ilé ìyàmọ̀ yàmì nínú ẹ̀sìn wallahi kò sí ìkàkà tó wà ní Kùránù kò sí ìkàkà tó wà nínú súnà nábì àwọn tó fẹ́ fi wá jẹun àwọn ni wọ́n gbé wá ló jẹ́ kí tó bá dí àwọn àyè tí àgbóyẹ̀sìn wà ó lè ráwọn rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ yìí mẹ́ ó lè ráwọn rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ mẹ́ àwọn tó ṣe pé ta bá tírèsì rẹ̀ ta bá wò padà sẹ́yìn ọ̀dọ̀ àwọn ẹlẹ́bọ̀ náà lápùwá sí nínú ẹ̀nà ní kamalansi ayẹyẹ maulid kamalansi ayẹyẹ ọjọ́ bí anẹ́gbà muhammad sallallahu alaihi wa sallam ilé náà kọ wallahi ka tó takó ìmọ̀nà anẹ́gbà muhammad sallallahu alaihi wa sallam ẹ̀yẹmọ̀ yá bí nínú ẹ̀sìn ọlọ́bà tí wájú ìwọ̀n kùránù pé qul in kuntum tuhibbuna allaha fattabi'uni yuhibbukum allah wa yaghfir lakum dhunubakum ọlọ́run sọ ní Qur'an Imam Ibn Kathir rahimahullah wọn lọ́lọ́wọ́ bá sọ ayà ìkalẹ̀ láti fi dáwọn èèyàn ní nígbàtí wọ́n pàgbé pé a nífẹ́ ọlọ́run ti má bèèrè lọ́wọ́ wa lẹ́ni ta ni onífẹ́ ọlọ́run bá nú yín kò sí ẹgbẹ̀dì tí ó nẹwọ́ ta ló nífẹ́ ọlọ́run gbogbo ó nẹwọ́ nífẹ́ ọlọ́run ọlọ́wà sọ Qur'an ànábì wa mo fẹ́ tẹ́sì wọn in kuntum tuhibbuna Allah sí lóòtọ́ lẹ nífẹ́ ọlọ́run bá bí fattabi'uni ó dẹ̀ mọ̀ tẹ̀lẹ́rìn ànábì ṣe bẹ́ nífẹ́ ọlọ́run ọlọ́run la nífẹ́ lóòtọ́ ó dẹ̀ bá ní bí ṣe ṣe ní á bí ó wọ̀yẹ́ tí fìrìlá kùn dùn ọba kùn àwọn kùdìẹ̀kùdìẹ̀ tí yíyẹ̀ ṣe tẹ́yìn náà ń ṣe ọlọ́gbà wọn ma yá fi rẹ̀ fún yí yóò mọ̀ fún oríjì yìí tó ti wájú yíwa pé àwọn àsìkò kan bọ̀ káwọn mùsùlùmí tí wọ́n wà ní tí wọ́n máa gbé pẹ̀lú ìyẹpẹrẹ ní wọ́sìkò tàwà yìí ni ànẹ́bì wá ní pé ọlọ́run ní dárí sí yí padà fún yí hátà tẹ́lìjì àbíkẹ́ padà síbi ọ̀rọ̀ aná aláàbùn kọdím ọ̀rọ̀ tàníyẹ bóòlù àwọn sọ̀hábà yẹn ṣe ṣe ẹ̀sìn kèkè ń ṣe bóòlù àwọn ṣe píkṣọ̀ lẹ́ni ẹlòmí ma ń bílífì pé ayé ti change ẹmọ̀ nǹkan ti lájú tí ọlọ́bà tó sọ ẹ̀sẹ̀ kalẹ̀ tó ń rán nẹ́bì wá tó ní kámọ̀ tẹ̀lé nẹ́bì sí kò mọ̀ pé ìtàn padà change ní 2024 tàwà ní ó lè gbọ́n tó ọlọ́run ló fi jẹ́ pé ọlọ́ọ̀bá fún wa ń jẹ́ pé ẹmọ̀ tẹ̀lé náà nìṣẹ́ ló fi pẹ́ ẹ̀sìn Islam kò sí àsìkò tí ò bá mú kò lè sígbà tí ò bá mú kò sí ìlú kan tí ò bá mú kò dẹ̀ sí ibi tí ò ti bá mú ibi tí ò bá bá mú àwọn ènìyàn náà ni wọ́n ya ní problem àbí Allah subhanahu wa ta'ala kó fi ẹsẹ̀ nìkan kawà nílẹ̀ lórí òdodo Allahumma a'izzal islam wal muslimin Allahumma a'izzal islam wal muslimin wa adilla shirka wal mushrikin wa dammir a'da'aka a'da'a din wansur ibadaka al mujahidin وانصر عبادك المجاهدين المعلمين الناس دينهم اللهم عليك باليهود والنصارى اللهم عليك باليهود والنصارى إنهم قد دمروا آه، بلدا من بلاد المسلمين اللهم إنهم قد سفكوا دماء دماء الأبرياء في فلسطين اللهم عليك بالخونة من المسلمين اللهم ثبت قلوبنا على دينك اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم يا مصرف القلوب صرف قلوبنا إلى طاعتك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك